ó ń kálukú wá ń wò pé níwọ̀n láti fẹ́ mú ṣùgbọ́n ní sọ̀rọ̀sọ́lọ́mù kújú wà ní àwọn mímọ̀ ń pariwo fún wa wọ́n ní ààlè nílọ síwájú lórí tó jẹ́ pẹ̀lú tí a ń sọ̀rọ̀ lọ́wọ́ba fún wa àdáwátù bìlì kújú ní wọ́n ṣe bí a ṣe ń a ń sọ adélé wọn ìyàwó máàmù àwọn ní àwọ àǹkàrá ì wọ́n wá lásọ bọ̀dí wọ́n fọ́sọ́ntà nítàtọ̀mọ̀ wọn ó dè ẹnìkan nínú wọ́n sálámà sí nínú wọ́n rẹ̀ jẹ́ pẹ́ ọmọ sálámà sí àmì <laughs> Muslim <laughs> ọmọ àmàmù gan ní mi àmàrírí o torí wípé annabi wa sallallahu alaihi wasallama ọ̀gá ni tí ó sọ́gà tó bá wájú ẹ̀ níbi ìkọni ní nǹkan kí ló ṣe wọ́n ti bríkì torí pé wọ́n bríkì rẹ̀ wọ 3 feet ó dé irú bí ó tó wà máa fún ní dílà káàkì káàkì káàkì ọdá pákó bò dá kí n kan kàbò lẹ́gbẹ̀ẹ́ wọn ò rí kọ́tọ́kọ́tọ́ dókè ṣùgbọ́n bí ìṣẹ̀rí wọ́n fi ṣe àsáàsù ẹ̀ wọ́n fi ṣe foundation rẹ̀ fàkánù yàmìlúnà lábìnàtà lábìnà gbogbo lọ ń gbé bíríkì ń kọ̀ọ̀kan ويسبق أصحابه في العمل النبي وهو وجو تيما دامي غا ان بيو غبي اه وان با يسسي لو وبداوا يروحون عن انفسهم بابيات الشعر التي تزيد من نشاطهم وتخفف عنهم مشقة العمل dáadáa máa pọ̀ ní ẹ̀sìn yóò kè máa sí ẹ̀sìn olódo ní ẹba múrin ẹnu ẹwọ bá bá sí wọ́n sí lókún jọun ayé àgbẹ̀ ayé kìníkan bí àjẹ́ rọrùn kìníkan fi kìníkan náà bá múrin ẹnu òjò wọn ò lúlú ó in tán sáàyè náà ni ní ń pé láàáṣà ìnàlá ajírọ̀ ajírùlá àfírọ̀ Allahumma rahamila ansọ́rọ̀ wal muhajirọ̀ bí a ṣe ń kọ́ ọ̀nàbí náà ń kọ́ pẹ̀lú wọn wọ́n wá ń sọ̀rọ̀ kẹlẹ́nu bí ó bá ti wà nàbí bá ti fẹ́rẹ̀ wọn wọ́n rí pé ànàbí odò ó wọ́n nílà ń kọ̀ ajiná táà bá lọ jókòó ṣẹ́jú kan wà nàbí ìyà àmàlù ànàbí làbá ti ṣiṣẹ́ lọ tí ó rẹ̀ tí ó gbàgbà ti sallallahu alaihi wasallam jama'a ẹba ni bí pé tàníọ́ ó ní máa mú ló wọ́n tún ní tàníọ́ ọláàfá àgbà ló tàníọ́ ó ní wòlí ló kí lọ wá fà orígbọ́n sí máa ṣe nù wọ́n máa bá wà sálùwàlá ní ọ̀sàlùwàlá fún àbà wọ́n máa sálùwàlá ní àìjẹ̀kú ẹ̀kẹ́ mọ́ wọ́n wà bọ́ bàtà ní wọ́n wà ọ̀sọ́ọ̀sì ẹni wọ́n bà dé fìlà ní torí pé ń tọ́sọ fún mẹ́lẹ́yìn rẹ̀ ní wípé bẹ́ẹ̀ bá ṣe ṣe hídímọ́ fáwọn tó bẹ́ẹ̀ bá ṣe sin àwọn tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ jọ́rì ọlọ́run ìtẹ́nà sí tẹ̀yà gbági àní ọpàdà ẹ̀ọ́jì àní ọpàdà kí lọ abẹ́ ní ìbàrí tí sókò tó wà báyí mọ́ lọ ẹ́fì tọ̀tẹ̀ orí rẹ̀ búrẹ̀ àjọ ọmọdé ṣe sàlàyé ìdímọ̀ fún ni ẹni bí ìdímọ̀ orí rẹ̀ tí ó gbà ṣe ìdímọ̀ wà lẹ́nu àlà àlà ó tọ́ ẹ bá bá débẹ̀ kọ̀gbọ̀rọ̀ lẹ́nu àlà ìdímọ̀ ọ̀gbọ̀rọ̀ lẹ́nu àlà annabi re kore jamaa se wa ro lori to ba fe ju annabi ni isin diri rodo awon eyan o ku olori yen o okan na awon oba to ti je o lo si buru o si mo be o si agba afa nilu ko nfe rin alaafi afa bade ojo ku pelu ba wo jo nsoro ti

Eh, ọba ní àfáàkò burúkí àfáàbà burúkí ó ní kí ah, ní tààfà rú àfáà ní gbónú tí mo gbọ́lẹ̀nu ẹrú iná ni o mo sì ń pé <laughs> ọ̀nà wo ni ó gbàbọ̀ sálìkì àmà ọba wá sọ ìmọ̀ ọ̀rọ̀ wípé bá fẹ́ kọ yẹn lẹ̀ ọ̀yẹ̀wó bí máa ilà àìnẹ́yìn omi ojú lọ ẹ̀wọ́ fi kọ́ ó ní àfà ọkàn ni pé ìyà tí ó gbé lọ ọ̀run ní ọjẹ́ lọ́wọ́ lọ ó ní mo ká mo tójú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní síbẹ̀ torí dìre afánikiri dìnà ó ní gbogbo ẹni tó lọ ń bá ti fi so lórí láyé tó ń tọ́ ń bá ilọ̀ rẹ̀ jẹ́ ẹni tọ́rọ tó sílẹ̀ fáwọn èèyàn rẹ̀ ó láwọn èèyàn ma wá rí fín àwọn èèyàn wá pé ẹni ìkánká jùbá ilọ̀ mẹ́rin fín máa ó ní bí á sì ṣe rí fín ìwọ owó àwọn èèyàn gẹ̀ẹ́gẹ̀ẹ́ ní àìbẹ̀rù olórí yóò èèyàn máa wọ àwọn gẹ́gẹ́ ní ṣùgbọ́n tí olórí bá lè pín tó jẹ mọ́sùmọ́tọ̀ kó dàkọ̀ jẹ́ pé lórí ipò fẹ́kì tí wọ́n dáa ni wà dáa ní dáa ó ní a ní sọ́ra wá di wèrè fún àtọ́nà ń kó wà tí ká tó rí ẹ̀ tó sí sórí pé tàbí àgbàgbà ní ayọ́mìnlẹ̀ fẹ́fẹ́fẹ́fẹ́ jù nílẹ̀ ẹ̀wọ́n tẹ̀tàlẹ̀ àwọn ọmọ bàbá náà lè má bẹ̀rù àbàwẹ̀rẹ̀ èmi tẹ́ bẹ̀rù bàbá bàbáwẹ̀rẹ̀ lè má pẹ̀lú àdúgbò wà pariwo orúkú báyìí kò mọ orúkọ mọ̀sán àwọn èèyàn ma wá dáa ọlọ́lọ́wọ́ mẹ́jì kún wọ́n wá sọ́ra ó díwèrè fáwọn èèyàn kó tó rí àtó sí ẹ mọ́ wọ́wọ́ yí ẹ pàdé ọlọ́run anábì wà dáa sọ́rọ̀wátọ̀ rọ́bí wọ́sàlámù alẹ́ àǹkọmọ́sáàsì gbogbo wọn ìsí ní ìtẹ́lẹ̀ náà wọ́n yọ ẹ̀sìn ìṣe náà ni ní maka ara wọn ọ̀yá ẹn yọ́ mọ̀ wá wá bí gíbá wà lọ́wọ́ orí wásà ní di méjì kẹ́nìyàkó ò ní rí ẹlòmí yóò wà ìsàlẹ̀ àpáta bí ẹsẹ̀ ń kírùnù mutafarriqin wọ́n wá rí ìdùnú yìí ó ń sọ́rọ̀ tó wá ń gbáwájú wọn ilé ìkọ́kọ́ jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tó gáápọ̀ látọ̀rọ̀ annabi sallallahu gọọmenti a wọ́n mú gbà lẹ́rọ báyìí ẹni wọ́n kọ́ bẹ̀ẹ̀ sí ma gbá wòrò jù ma gbà fúnra wọn báyìí ẹ̀rí wípé nǹkan yẹn ìmáàmù àgbà kọ́lọ̀lọ́járe kó bá ní fún látọ̀tọ̀ dáadáa tá ń pè wọ́n ní Sudaisi wọ́n máa lọ́pọ̀lọpọ̀ ọgbà ní tí wọ́n bọ̀ ń bá mi tí táìmù díẹ̀ bá wà nìkan wọ́n gba kílórúkọ rẹ̀ bọ̀bí sí ìlọ́wọ́ àwọn klínásì anú ọmọ wọ́n mọ̀ núlẹ̀un tí ó bá jẹ́ pé security àtàwọn òfin ní ìtíjọba ń fi ń wò pé ẹ̀yìn láì sí kí àwọn eléyìn ọ̀bẹ̀rù tó bí àwọn tí wọ́n mọ̀ yí wọ́n ṣe ń bẹ̀rù wọn gẹ́gẹ́ ṣùgbọ́n ayé ti dantọ́dà ṣùgbọ́n ẹmẹ́dìá change fọba dẹ́dà nínú tààtà ti pàdé rẹ̀ ẹ̀kọ́ ìṣì ara nẹ́bí inú pín sí salawatu rabbi wa salamu alayhi mọ́sálásí ń gbàtí ẹ̀kọ́ tán in kẹ́kẹ́ sẹlẹ̀ já àtìlì mùsùlùmí Muhammad al-Adita bí rọ́ta radiyallahu ta'ala rọ́ Abu Hurairah ní fast oní wajala an-nas ya'malu fi binami sallallahu alaihi wasallam nígbàtàwò yàn bẹ̀rẹ̀ sí iṣẹ́ nígbàtà nǹkan mọ́sálásí ànàbí lọ fastaqbaltu mo bá pàdé ànàbí àbúrò rẹ̀ sọ báhùn ohun àbọ̀ pàdé rẹ̀ wàhúwà àárìdún lábínà ta ń fi bákúnlẹ̀ yìí anábì gbé bríkì kan síkùn rẹ̀ báyìí gbogbo àyà rẹ̀ ti kú eruku fàzọ̀náǹtù ha ṣàkọ̀tì àlè mo wá rí wípé mo ń rò nú ara wípé anábì ah, náà fẹ́ jókòó ní o kí ní ìpọ̀ fún anábì o torí pé ọmọ 53 ìlọ́wọ́ Medina kíní ìpọ̀fánà bí kíní akọ̀rọ̀rùn fún annabi mọ̀ bá ní na wilniya ya Rasulallah annabi gbébíríkì fún mi ó ń sí ọlọ́run wa smile ó ní khudh ghayraha lórí gbémi khudh ghayraha fa innahu la aisha illa aishul akhirah torí kò sí ìṣẹ̀mí tẹ́mi ọ̀nà bí àbúrámà ti lè balẹ̀ àti ìṣẹ̀mí ìtàlìkìàmà lẹ́ni ọba pàdúdé sórí ìyọ̀nú ọlọ́n ibi tí ń ti rí ìyọ̀nú ọlọ́n lélé gbogbo ń tẹ́ǹkọ́ kí láyé wọ́n wọ kú òmbẹ̀ ni lọ lé tí máa pin láàrin 30 minutes wọ́n ti kọtán bó ṣe yàtọ̀ inú tó máa bí àwọn èèyàn tẹ́mì kọwàá nípa ah, wọ́n wá ṣe mistake sàárè yóò ó ti fún sálẹ̀ ẹjẹ́ ah, ah, ọjọ́ ti lọ ọjọ́ ti

wọ́n ni gbogbo ẹnu wọ́n sápapọ̀ gbogbo obi tí ó nílé mìísì ó sá ọmọ nílá ibi nà ní ẹjẹ́ wà sí ẹ̀mà pé ibi àdìpẹ́ komi o àdìpẹ́ komi no no no kéèsù torí tí mo fi sọ tí mọ́ sọ́nà wọ́n sá sọ́nà wọ́n bá gbẹ́lẹ̀ wọ́n wá gbẹ́lẹ̀ yẹn bí àbá sí sàlàyé ìjọ náà ọ̀fẹ́ ẹ̀wọ̀ three and gbẹ̀sìgbẹ̀tẹ̀ wọ́n wá gbókùnù sàárì wọ́n wá ká ẹsẹ̀ rẹ̀ ohun lórí nílé o ó níbò mí ìtẹ́lẹ̀ sí sí ọgbọ́sẹ̀ gbáàrin ohun ma sọ̀rọ̀ tẹ́wọ̀n sọ̀kan bàbá ní àwọn ní ah, ma fọ́lọ̀ òkúnlọ mọ́sànú torí àṣírí wá padà tù pé aṣọ́nkálukú ń jà fún ibi tó ń fẹ́ múni sí báyọ̀ náà

gbogbo ẹ̀tì dojú kejì Ànábì wa sallallahu alaihi wa sallama Abu Hurairah ń pàdé rẹ̀ nígbò hmm. ní Abu Hurairah gba Ìsìlámù hadith sí fẹsẹ̀ múlẹ̀ bí ẹ̀yìn ọdún karùn-ún kí àtàrí sàmì dé Mẹ́dínà bá dàgọ́sẹ̀ tó Khaybar bẹ́ẹ̀ ni mọ́sálásí ma fèsì lórí eléyìn kama bá fún wọn kọ mọ́sálásí lọ ní ọ bá rẹ̀ nìkan inú àwọn sọ̀hábà kanon nasu ayé kada sọ́fà sálám yahmiluna labinatan labinatan wa kana yahmilu labinatayn labinatayn tawa london bí kí tó tóbi táwọn wí àwọn yẹn gbẹ́yọ kọ̀ọ̀kan ní bá ń ibn Yasir ń gbé bíkí méjì méjì àṣọ àbáhùn náà kan bá lọ bá wípé kí o tó fi ń ṣe báhùn ó ní uridu la ajra labnatun anni wà labnatun an rasulillahi sallallahu alaihi wasallam àti àmì kan ṣe ti pọ̀ tí wọ́n ti lọ́wọ́ kọ́lọ̀n dákọjá jọ ìwọ̀n ó ní mò ń fi àníyàn ẹgbẹ́ kan fúnra mi mo wá fà ní rúládà rẹ̀ fọ̀ náà wọ́n tó fún mi nírú tí wọ́n fún báwọn ṣe ń ronú tí ẹnu àtẹntí ronú náà àti àlàáfíà jọ́nà àwọ́dàlé kò sí nǹkankan tó dáwà láàlẹ́ láyé lẹ́nì ju alìmánù bil yawmil akhir kò ti sọ̀rọ̀ lọ kagbà pè ta bá kú láyé à ń lọ́rọ̀ kò sí lẹ́nì àwọn èèyàn báwó ẹnìká jọ ọwọ́ ajú ebì kan ọjọ́ ọdún àwọn táwọn èèyàn náà pé ah wọ́n lágbára rí ó kìníkan kankare lọ́dọ̀ ọmọ nàbí adama ọmọ sọ́bẹ̀ ó ní wọ́n mú ọtí ọtí ìwọ̀n wá pé ẹjọ́ ẹjẹ́ tẹ́sì because <laughs> tí tẹ́ fi ma fẹ́ kí gbogbo nǹkan èèyàn ó di tí nìkan ẹ ti gbà pé ẹ ti dàrú aláǹsọ́rọ̀ ń bí kan nìkan nígbà ìwọ̀n òsájú tẹ́ rí kò sọ́rọ̀ kẹ̀kẹ̀ bọ́rùn bá ti ẹ̀wà náà èdí àbá gbé pò mínà ni ó lò sí bí náà ló lò sí ọ mo ní kí ó dẹ̀ mọ̀ sí ẹmà bí ọ̀rọ̀ mo ní mọ̀ mọ̀ ó ní bóòní sí mọ́ mọ̀ tí wọ́n bá wọ́n ṣútù complete ma wà lọ́rọ̀ wọn ó ní bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tó bá lò lálàrá bí wọ́n tó wà bá ní kàndì ẹ̀yẹ rọ́ lórí complete náà lẹ́bà lọ́rùn rẹ̀ yẹ́ sì mọ̀ kò in tó gbé kò lẹ́nu tún lọ sí lọ́wọ́n náà ah! àwọn ará ilé ìbó ṣe wà lọ́pọ̀lọ́ wọn náà tún ní ọmọ akẹ́kẹ́ ń kọ́ àwọn ilé yìí ronú wọ́n ronú ronú wípé bóòlà wọ́n pàdé ọba dẹ́dà ó ti wá gbé kiri ó ti wá rẹ̀ ẹwà máa wo ẹ̀sìn àti ẹ̀kọ́ lẹ́nu múgbàyà ó ti kú fún eruku àtórí rẹ̀ àwọn ìwọ́n ní ànẹ́bì àmọ́rù ìsẹ́rẹ̀ bí pé yóò kú ó ti ṣe wà rájú ó àbí ní kò lè kú Sumayya ọmọ Sumayya sí ni ilẹ̀ Ammar Sumayya linnasi ajirun walaka ajiran wà áàkìrù záàdìkà ṣúrbàtún min labanin ìjọ tó bà sí jáde kú òlàyé igbá wàrà lọ tọrọ pé kí wọ́n gbé fún ọ wàrà náà ló mú tán ọ̀pẹ́ rẹ̀ lọ́mà bọ̀ símáwó wà mi tí ó pín méjì òdodo náà ní ẹjọ́ ń jà sí ṣùgbọ́kọ̀jọ́ hàn sáà méjèèjì bẹ́ẹ̀ ẹn tí ó sì àjáre jù inú wọn lọ́wà torí wípé tẹ̀dìrúhùn ìlàlìjánnàtí wọ̀yẹ̀dìwúnáka ìlànà ẹjá sórí rẹ̀ ìlọ́mà pàrọ̀njọ́ náà lọ́wọ́ bọ́ bá ti rí àrímọ̀nà sí tí ọmọ wí lórí ọ̀rọ̀ rẹ̀ àmárùbá ó túnmà pé tí ó ṣẹlẹ̀ náà àwọn mà nẹ́bí sí àwà kọ́lọ́sàánú wa ni ọlọ́run sọ wípé wà nẹ́jìmì ìdá hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiku anil hawa

sẹ́nìkan wà gbogbo ti ànàbí eléyìn yà ráyé wá kò lè ráyé wá ọ̀run ti dàrú ọ̀rẹ̀ bí fún tọ́bẹ̀ ẹ̀tẹ́ sórí bẹ́ àwátá wá ní ànàbí ọ̀nà bóò láti wá ń se salawatu rabbi wa salamu alayhi Ànábì sallallahu alaihi wa sallama a'udhu billahi minal fitan nígbà tó sọ tí Usman náà Ah, ìwọ̀lákúlé lọ́wọ́ yóò rí bẹ́ iye náà ni asiri tí àbúrò ń sọ fún wípé àfítorọ̀ sàṣẹ́rẹ̀wì àáyìn kóńjò ìmọ̀lá méjì mọ́há lọ́dọ̀ ànàbí bí bàtẹ́ sọ pé kòkó lá wọ́rọ̀ ìmọ̀sẹ̀lẹ̀ okun wọ́rọ̀ mọ̀sẹ̀lẹ̀ okun ọ̀kanú méjèèjì mọ̀ fọ́mọ́lẹ̀ ilẹ̀ ń parọ àbúrò tí ń bá

ìwà ń sọ pé àwọn àfáà ní ajogún àwọn ànábí o ìwọ wá jẹ́ àfáà ọwá jẹ́ ẹnu bòròbòrò wọ́n lù sí èyàn gbá jọjọ́ gbẹ̀lẹ̀ kìíyàmá ni gbogbo ẹni àfáà ní ẹsẹ̀ wáyìí tí ó lè mánéjì sí kírísì ọmọlàkejì ọmọ yóò mọ̀ wá fọ́rọ̀ sọ́dọ̀ ni irọ́ o ti jókòó ti ọwá ń bẹ́ẹ̀ nìkan jà ní àà wọ́n kó odìjímà odìjímà but ẹ̀rí sọ́nà ìsìn àà olùbítà àti mọ́sán ló bá bídá kó fún lésì so fi tó rúgbà àlìdọ́rọ̀ padà sí olórí mímbàrí ló fi wí kúwì ló fi ọ̀kú sọ ọ̀tọ̀ tí sẹ́nà tọ́ tó wí bẹ́ẹ̀ náà ni òfò àti kóntọ̀ lọ túbá lẹ́yìn tí bá ń rọ́pù máàmù náà pẹ̀kẹ́ èmi ní ń bá wí ayé ayé ọwọ́ ni ẹwà àwọn àti ẹjogún ẹ̀ lónìí kéyàn wọ́n lórí bá rí bí kéyàn máa pọ̀fọ̀ kéyàn wọ́n lórí bá rí eléyìí kéyàn máa pèpè sáwó kéyàn lórí bá rí eléyìí kéyàn máa pèsù lọ́lọ́un sí ẹ̀mọ̀ wípé ọ̀hún ti wà ní okùn rẹ̀ tẹ́lẹ̀ ó tún wá ń jẹ ọ̀hún mìí ma annabi ibi àtúgbọ́ yé mẹ́ oní gbogbo bá ṣe jọjọ́ kó ìpín àkọmọ̀ ah, ìyá mi jẹ́ ìsún fún lágbájá ẹlòmí ò bínú kó tó sún ẹlòmí ò sí bẹ́ẹ̀ pòhùn ní sún gẹ́gẹ́ káàbá gbọ́ yé jù bẹ́ẹ̀ lọ á tó dá jù báyìí lọ ọlọ́njọ́ ni wọ́n ọlọ́ndakọ̀ bá ní fún lálàáfíà o torí wọ́n bu alánà wọ́n láàlágbọ̀yé èmi ní ẹgbẹ́ buwa o ìkan ní ọ̀sàájú o omi látẹ̀kà tó tẹ́yẹrin o ìlàrin tí ó papọ̀ ìyàwó èrí làkáyé o ibi àwọn èèyàn ń sọ̀rọ̀ ọlọ iná ni a gbọ́ o in tí a ń pè fún wọn lójú ọ̀nà ẹ̀sìn aṣọ ni kò sẹ́ tó fẹ́ wà oòrò aṣọ òdì ni ẹ̀rẹ́ kalẹ̀ yóò obìnrin débẹ̀ wọ́n ju agbádá sí ọkùnrin débẹ̀ wọ́n fún búbà ó lè ọ̀mẹ̀lẹ́ 58 size ẹni tó sì wà kọ̀fẹ́ wà ó ọlọ́rùndọ̀ sí ajẹ́jẹ́ o Ànábì sallallahu alaihi ẹ̀kọ́ lálẹ́lẹ́ látara rẹ̀ fún wa kí wá lọ́fà àwọn mẹ́rin ọ̀ẹ̀kún ó béèrè pé a ara

àti kí ìtọ̀dá alẹ́ president gẹ́gẹ́ wọ́n gbọ́n àmì ìrìnlọ́rọ̀ ẹgbẹ̀ protocol officer tọ́bẹ̀ kàpẹ́ president sí bẹ́ẹ̀ gan tí ẹ̀ gan ta àpẹ̀lẹ́ àpẹ̀lẹ́ àpẹ̀lẹ́ àpẹ̀lẹ́ a sì sọ àwọ olórí ti adọm di ẹlẹ́wọ̀n àìmọ́yẹ tí ọ̀tọ̀ lórí lọ́rùn wọ́n fi bá lò ìbàmá òní ẹ̀yìn wà jẹjọ́ olóòtí represent wọ́n kọ́ ọ̀yà kàfitẹ́rà ọ̀nà jẹun tí àwọn sì jẹ́ tí kó kú ni náà kò sí tí pẹ́sìdì rẹ̀ sí lọ protocol officer times up on loran anúbìwọ́ wọn fọwọ́ gbọ̀n wọ́n ní kí lọ́fà tó fi rí bẹ́ jẹmáà ẹ̀kọ́ tí ń bẹ̀m̀bẹ̀ tẹ́yìn bá ti rí bẹ́ a jẹ́ pé ẹ̀sìn wa ti lékúnnù gbogbo tó bá jẹ́ wípé ibi tọ́lọ́nù ti sẹ̀ ibi tọ́lọ́nù nǹkan ti sẹ̀ jáde bó ti rí ọmọ rí àwọn èèyàn láàtó ẹni ọba jẹ́ ní ọmọ òwújú ah, wọ́n dín nǹkan nulé iná wá epo tí ó fi ń dín kanáà tí ó ń dín náà ti jóná gbogbo ẹ̀ débi pé àwọn tí ó ń bẹ́ǹta ó ń kálukú sí torí ń fọ́ wọn ẹnìkan wá fi rẹ̀ kalẹ̀ torí ẹni ẹgbọ́n maka sínú lé sórí bẹ́ẹ̀dì ah! gbogbo rẹ̀ kìkì èéfín ẹni wá gbìyànjú ọ̀bọ́rẹ̀ fi lọ bá gbí

òórùn tí ma ń jáde lẹ́nu aláwẹ̀ à lọ́dọ̀ ọlọ́run ó dùn ó tí ọba dára lọ́rùn bí òórùn miski lọ miski sì rẹ̀ tí èyàn bá lò ń bí ṣì wọ́n ma bíjì tí bá lò tó bá kọjá ní ọgbági láàárọ̀ ọkọjá ń bẹ̀ ọbọ́sọ́dún

lásìkò gbogbo tó ti bẹ́ẹ̀ náà lásìkò yẹ kùnúwùn mẹ́rìndà tó ṣẹlẹ̀ tó ti rí pé agbẹ̀dú oúnjẹ òkun bẹ́mà oúnjẹ ti wá àlàfo ti wà ibi àlàfo yẹ ibẹ̀ ni afẹ́fẹ́ ọmọ gbà wá sókè wá sókè ikùn yóò mọ̀ wá gbẹnu jáde afẹ́fẹ́ tí wá láti inú ìsàlẹ̀ agbẹ̀dú yẹn oní ń pè ní khuluf sóòrùn ẹnu ni kìí sóòrùn ẹnu kí ló sì fà torí pé ń tó sọ agbẹ̀dún ẹdí tó fi sófìfo o ní ìtẹ̀lé tọ́lọ́un gba àwẹ̀ fún mi ọlọ́run wá ní lówó oúnjù ẹnìkan ní kètí clear ẹjẹ́ ìjọba Abbas akọ́jẹ́ bá Ahmad fil Musnad bisnadi sahih tó bá dìjọ́ àrọ̀fà ọlọ́run ní ẹmẹ̀lẹ̀kẹ́ ẹ̀sílẹ̀ fún sọ́mà bó bà sí yùbá ìlọ́ mọ̀lẹ̀kẹ́ta bí lójú ọmọlẹ̀ká yóò máa ń sọ̀rọ̀ iyì ńlá pé ṣe bẹ́ẹ̀ ní mọ́dà àwọn ilé ni ẹbẹ́ ní ìyàkúyàwó ọ̀yà ni ẹbẹ́ ni wọ́n máa tàjẹ̀ ilẹ̀ ni ẹbẹ́ ni kí wọ́n láwọn ilé yóò húnbùrù ilẹ̀ ìbádì àwùlà jàúnì ṣúrù tàn gúbùrọ̀ àwọn ni wá bá mi ẹwọ orí wọn ó ti takókó èrù púpọ̀ wọn dáru nítorí ń kàrùkú sàǹfàrà

bẹ́ẹ̀ làrùbí sì fi bá ní túnmà rẹ̀ kí lọ wáfà tánàbí fi fọwọ́ rẹ̀ gbẹ̀n nítorí wípé èèpẹ̀ níbi títọ lọ́un ilé ṣe kí ni o ilé ti jẹ jáde salawatu rabbi wa salamu alayhi jàmáà kò níbi kí ọ̀rọ̀ máa bá àfá wípé ẹjọ́ sẹ́ ní ìmanimomita kò fẹ́ mọ̀ bí manimi náà títọ lọ́n bá ti ń wúyàn ẹni ọlọ́nà títí tọ́lọ́ ọ̀bá ti máa rí yẹn lérìra ẹni ọlọ́ bá a ṣe jọ wà mọ́sáàsì táǹkàkì bàbá dé mọ́sáàsì nínú ṣẹ́kà in bẹnu wa tó jẹ́ pé tọ́bá rẹ́lẹ̀ àìnú rẹ̀ dùn kì sí àwọ̀ rẹ̀kọ̀ mẹ́rí o ara wọn mùsùlẹ́kì islamu tó wọ́n ti ń kí àwọn ilé ìmáyàn mo mí tó di principal àti jọ ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ kan ẹnìkan tí ó wà ìṣẹ́rọ̀dọ̀ ó ní mi lè gba ilé à lè gba ilé à because ẹ̀mà ká pé e, èèyàn ti yúùsì ma wọn rí tẹ́lẹ̀ èèyàn mọ̀ pé ní èrí wọn gan sí gangan awá bóde ń bẹ ọ̀rẹ́ rẹ̀ ní sí wọn pé olóburúkú lọ rẹ̀ wọn kèètí ìpọ̀lọ́pọ̀ lórí burúkú olùsásọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yọ́ ìyàlẹ́nu kílẹ̀ rí olólórí burúkú lọ́kà a ní ẹ̀mọ́kùn lórí kèètí ìkù ọlọ́mẹ́jì òkú sórí in mọ̀ sọ a ní àà tí mí báyẹ̀ mọ́ pẹ̀lú ìrúkúrú ó ní ìṣà sẹ́ ẹmọ bí ẹ ti bí mú ní ma ó ní wàlláhì agbóolé ẹlẹ́ àní ń pèbẹ̀ torí kọ́ fẹ́ sì fẹ́nú ẹ̀ ó sì fẹ́ dìfẹ́ndì fẹ́nú ẹwùn tó wọ́n lẹ́nu rẹ̀ jẹmáà ẹnìkan kò sí ẹnìkan kan wá ó ń kálukú ní ismu علي طلق بن علي رضي الله تعالى ابن طلق ابن عمرو الحنفي اليماني dẹni kọba dé ẹni àgbàlagbà ọlọ́mà hanifa hanifa ẹjẹ́ nǹkan kọ̀ọ̀kan máa wà níbi Ọlọ́run bá gbé sí ní o tẹ́ ẹ bá fẹ́ nísinmi tẹ́ ẹ sì fẹ́ kí ẹ ṣàṣeyọrí tẹ́ ẹ fẹ́ káyé ní máa sún wájú ẹn tó ṣe láìrẹ́lá tó ṣe fámásì jáde ń tọ́lọ ọkọ́nù ẹ mọ́ pé o ní kọ́ wá máa superfaisi o ah, ọjọ́ tí lọ ọ̀dá di jọmẹjọ a mọ̀ tẹ̀síwájú torí pé bákaná àdíṣẹ́ àbí àáyànjú rẹ̀ ní jọmẹjọ kí lọ wá fa nǹkan tó sọ kí sí pẹ̀lú ẹ̀bí ìdìn láì tààlá ọ̀rọ̀ àwọn kọjọ́ ká tó wọ mọ́sálásí méjì náà láàpẹ̀ sí ibi tí ẹ̀rù ti ń bá wà àti ibi tọ́kàn wá ti balẹ̀ ọlọ́njọ́ gbogbo tọ́kàn wá ti balẹ̀ méjì àpáyà mẹ́mọ́ gbogbo bí ẹ̀rù ti ń bá wà méjì àtúpadà fi alọ́kàn balẹ̀ ń bẹ̀rẹ̀ mẹ́lẹ̀ wa kún ní ìpáyà jọ́kàn wọ́ balẹ̀ wọládà ní kẹsì rẹ̀ lára in tọ́jẹ́ gbóngbò tí èjọ́kàn balẹ̀ gbèsè jẹ́ kan bẹ̀ ọlọ́njọ́ gbogbo àwọn tàà jẹ gbèsè mọ́sà bá ní sọ́wọ́ wọ́n rà ní kẹsìrì ẹni tí ọ jẹ́ mọ́sùn náà ẹni tí ọ jẹ́ o ẹni tí wọ́n ń rònú ara rẹ̀ wípé gbèsè àìlọ́kẹ́ náà ní kí ọmọ sọ wípé èyẹ jẹ gbèsè ọkìyàn wà balẹ̀ ọlọ́mọdé náà jẹ́ kò yé ní ọlọ́mọdé ọjẹ́ o bí haqqi la hawla wala quwwata illa billahi alhamdulillah alhamdulillahi ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصف ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين وهي وصية للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا دخل رسول الله صلى الله عليه وسلم المدينة وما قضى بها أسبوعين حتى شرع في بناء مسجده الشريف بدأوا البناء بعد الشرع صلى الله عليه وسلم لهذه القطعة من الأرض من بني نجار من غلامين يتيمين سهل وسهيل وكان تحت حجري أسعد ابن زرارة رضي الله تعالى عنه وأرضاه فلما بدأ رسول الله صلى الله عليه وسلم في البناء كان يسبق أصحابه في العمل وكانوا مهجبين برسول الله صلى الله عليه وسلم حتى لسان أحدهم يقول لعنك عدنا والنبي يعمل ذاك إذا للعمل المضلل يرتجزون بها بأبيات الشعر التي تزيد من نشاطهم وتخفف من مشقة العمل ورسول الله يرتجز مع أصحابه كذلك كلهم يفرحون لماذا؟ لأن هذا البناء زادهم حرصا على دينهم وكانوا يصلون سابقا متفرقين فلما وجدوا مكانا يجمعهم بذكر الله وللصلاة فرحوا فرحا شديدا رضي الله تعالى عنهم أجمعين وقد جاء في المسلم رحمه من حديث أبيه رضي الله تعالى أنه استغفر صلى الله عليه وسلم وهو عارض لبنة على بطنه فظن شقة رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ناولنيها آه. فابتسم صلى ثم قال لأبي هريرة لا عي... خذ غيرها لا عيش إلا عيش الآخرة إنما أنا أقدم هذا لحب ربي وفي ذات الله وأنا أبتقي بذلك وجه الله والعجر إلا الله سبحانه وتعالى إذا كان الرسول وهو من هو في عالم الإيمان وهو من هو في عالم التقوى وهو من هو في عالم الحب لله سبحانه وتعالى يقول مثل هذه المقالة لأبي هريرة فما قلنا نحن فرسول الله صلى الله عليه وسلم يقول خذ غيرها فإنه لا عيش إلا عيش الآخرة بارك الله ولكم تلك القرآن والسنة ونفع الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستكفروا إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الله اصطفى عباد الله أوسيكم ونفسي بتقوى الله الله سبحانه وتعالى أمرنا بهذا في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا هكذا بدأ رسل وأصحابه في بناء مسجده الشريف وكان الناس يحملون لبنة لبنة وعمار ابن ياسر كان يحمل لبنتين لبنتين قصدا أنه يحمل لبنة عن نفسه ولبنة عن رسول صلى الله عليه عليه فأكثر الناس عليه من الكلام يقولون إن ابن سمية يقتل نفسه كان يمل ابنتين لابنتين ابنتين فنادوا رسول الله صلى الله عليه وسلم فقال يا عمار يا ابنة سمية للناس أجر ولك أجران وآخر ذلك شربة من لبن وتتكوك الفئة الباغية تدعو إلى الجنة ويدعونك إلى النار فقال عمار بن ياسر رضي الله تعالى عنه أعوذ بالله من الفتن وكان رسول الله صلى الله عليه وسلم جعل ينفد التراب عن ظهر وعن رأس عمار بن ياسر بيده الشريفة لماذا؟ لأن هذا التراب ناشئ عن طاعة الله فكل ما نشأ عن طاعة الله فهو حب شيء إلى رسول الله صلى الله عليه وسلم وكيف لا وقد صح عن صلى الله عليه وسلم من حديث الذي أخذه البخاري الصحيح من حديث أبي رضا رضي الله عنه رضاه أن صلى الله عليه وسلم قال قال الله تعالى ولا خلوه فمن الصائم أطيب عند الله من ريح المسك كذلك ما جاء في مسلم الرحمن من حديث ابن عباس رضي الله تعالى أن وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال يبع الله ملائكته إلى يوم عرفة فيقول انظر إلى عباد هؤلاء جاءوني شعثا غبرا وإني أشعركم بأني قد غفرت لهم نسأل الله سبحانه وتعالى أن يحبب إلينا حب ما يحب وأن يعيننا على حب المساكين ولا حب من دوننا وهو على ذلك قدير وبذلك كبير ونسأل الله تعالى يجر وإياكم ممن يستمعون القول فيتبعنا أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمنف في كل مكان وانصر المجنة في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعملنا بما نفعل فنفعل الذنوب والمعاصي الله ربنا اغفر لنا الله اغفر لنا الله اغفر لنا يا ارحم الراحمين وتب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين عباد الله واعلموا ربكم سبحانه وتعالى امركم بامر بدات بنفسي وثبنا بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في سيئه ثابته من نسي صلاة علي خطيع طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا